إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله دجدج بقوة قوة رابا كسسونيو ayin ọlọ́wọ́ba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ọpẹ́ sí tọ́sí àwa ìrànlọ́wọ́ rẹ̀ àwa àforíjì rẹ̀ àwa ìsọ́dí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn ṣẹ́ wa dájúdájú ẹni tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà mo ń jẹ́rí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ní òjíṣẹ́ Ọlọ́run Ọba sí ní pẹ̀lú Ibadallah ìpáyà Ọlọ́run Ọba òun ni nǹkan tẹ́ palẹ̀ má kalẹ̀dẹ̀ oṣù ramadanu wa tazawwadu fa inna khayra zadi taqwa ẹ palẹ̀ má o in tó sì lè dájú tẹ́lẹ̀ níní palẹ̀ má òun náà ni ìpáyà Ọlọ́run Ọba Ibadallah nínú kíyàn páyà Ọlọ́run Ọba nínú kíyàn òun náà ni kíyàn wá ìmà bẹ́yìn ó ti ṣe lọ́nà tó ti tọ́ àti bó ti ṣe yẹ Ibadallah oṣù Ramadan ó ní àwọn òfin ìmá gbàwẹ̀ ó ní àwọn ìlànà ó ní àwọn ṣe ó ní àwọn mọ́ṣe o Ibadallah ó ní àwọn nǹkan tó tú ó sì láwọn nǹkan tí ó tú nítorí náà Ibadallah kamúwò díẹ̀ nínú àwọn nǹkan tó níṣe pẹ̀lú ìdájọ́ ìgbààwẹ̀ Ibadallah pàápàá jùlọ èyí nínú àwọn nǹkan tá ti ma tá ti sọ fún wa òun náà ni pé ìyẹn síwájú Ramadan pẹ̀lú àwẹ̀ ọjọ́ kan àbí àwẹ̀ ọjọ́ méjì o ìbárọlá èyí síwájú Ramadan pẹ̀lú àwẹ̀ ọjọ́ kan àbí àwẹ̀ ọjọ́ méjì so iwu sí báyìí yóò ti mọ̀ pé ó in tó ṣẹ́kù tí Ramadan ó fi klọ́ọ̀kì tí ó fi wọlé in tó pọ̀jù pátápátá jùlọ tí Ramadan ó fi wọlé tó kù tí Ramadan ó fi wọlé òun náà ni pé ọjọ́ méjì so òun náà ni pé ọjọ́ méjì ló kù so túnmọ̀ pé èyàn lè gbàwẹ̀ mọ́ báyìí báraláà so àyàfi ẹni tó bá ṣe pé ó ti láwẹ̀ tí máa ń gbà tẹ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló lè gbà àwẹ̀ tó ti bá sáábà ṣùgbọ́n kì í gbàwẹ̀ kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kì í gbàwẹ̀ kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó kàn wò pé a ah, Ramadan ni kóhun pàdé Ramadan pẹ̀lú àwẹ̀ jàre kóhun fi kí so Allah ibárallah eléyìí àdádálẹ̀ ni o àti ìyapa annabi sallallahu alaihi wasallam so annabi sallallahu alaihi wasallam sọ pé man soma yawma shak ẹni tó bá fi gba àwẹ̀ ọjọ́ tí wọ́n ń ṣe pé sójọ́ yìí ló jẹ́ ṣé kìí sójọ́ yìí ọjọ́ táwọn èèyàn ń ro pé sójọ́ yìí ni òun ni pé ọjọ́ tí a tó sù fi pé àbí tó bá lé so pé ókè oṣù lọ pé 30 ọjọ́ 30 ẹ̀tì èyàn wá lọ gbàwẹ̀ <coughs> ọjọ́ 30 ẹ̀tì èyàn wá lọ gbàwẹ̀ pé ókè o in gbàwẹ̀ lọ́jọ́ yìí so ní pé àà ah, ọjọ́ yìí sẹ́wọ̀n kójọ́ yìí lè méjì pé sójọ́ yìí ṣe nú ló wà ní àbínú Ramadan torí pé èyàn ò rí oṣù tẹ́yìn òfin lọ sọ pé decisively pé ah Ramadan ti wọlé so anábi ní ẹni tó bá gba ọjọ́ yìí ó ti ṣe anábi sallallahu alaihi wasallam so nítorí náà ibadallah kí a má síwájú ramadan pẹ̀lú àwẹ̀ so pẹ̀lú ọjọ́ kan àbí ọjọ́ méjì àyàfẹ́ tó bá láwẹ̀ tó ma ń gbà tẹ́lẹ̀ so tó wá bọ́ sí àwẹ̀ tó wá súnmọ́ tó lè bọ́ sí lásìkò yìí <coughs> àwẹ̀ tó súnmọ́ tó lè bọ́ sí lásìkò yìí òun tí a bá ń oníyàlẹ̀ òkú àà àbí àwẹ̀ bóyá ní bóyá àwẹ̀ tó wá padà bọ́ sí pé àà dandan dandan bóyá bí nísìn èyàn padà wá lọ rántí pé àà ohun mọ̀ tí pé àwẹ̀ ohun tán so ohun tí pé àwẹ̀ ohun tán so irú ẹni báyìí so nígbà tó gbàgbé ni bọ́ ẹni tó fi wọlé bóyá àwẹ̀ ọ̀kẹ́ náà ló jẹ bọ̀ ẹni báyìí wọ́n ó ká kún nínú àwọn tí ó ká òfin Ọlọ́run Ọba kún ni ó so nínú àwọn tí wọ́n bàbára òfin Ọlọ́run Ọba àti ìdájọ́ òjíṣẹ́ rẹ̀ bákan náà ibadallah tí Ramadan bá ti wá wọlé so kò sínú pé nínú ìdájọ́ àbí nǹkan tán Nabi sallallahu alaihi wasallam sọ ní kó yá káwà túnlé sí ó yá káwà kúnlé so ibadallah eléyìí ò sínú nǹkan a fi kò sì sínú nǹkan táwọn ẹni rẹ̀ ma fi ń gbà sọ ìbáraláà ẹ̀bẹ́lómí orí pàwọ̀ ẹ̀ ti súnmọ́ so ní pé àà ah, òun ti ẹ̀ ti ń tewójọ látijọ́ yìí so látàwọ̀ ẹ̀wọ̀n bá fi wọlé báyìí wọ́n tètè get tv ni so ìbáraláà eléyìí anú ni o so in tó fi ṣe pé ẹlòmí series so táwẹ̀ bá fi bẹ̀rẹ̀ tí è parí series ni so ó tv yẹn <coughs> Ibadallah eléyìí ò ní nínú àwọ̀ ẹrẹ o o òun gbẹ àti ebi lásán torí pé ẹni tó ṣe pé gbogbo àwẹ̀ gbogbo tó yẹ kó má fi gbá àwẹ̀ ó kàn fi ń wo series ni tó bá wo tàwọn India tán yóò bọ́ sí tàwọn Korea so àwọn aran àwọn àṣà tó wà láyé yóò máa wò wọ́n káàkiri bẹ́ẹ̀ so yóò máa wá dákùndélẹ̀ so yóò máa wá kára so bí ó ṣe wá lo àwọn àwọn 30 days yìí ni ibadallah eléyìí eléyìí ó pìpẹ̀ fún ramadanu eléyìí ń pìpẹ̀ fún ebi so eléyìí ti rí ramadanu bí ebi so ó ebi lẹ́lẹ́yìí ń pìpẹ̀ fún pé tọ́ so ibadallah kèsí bí a ṣe ń gbàwẹ̀ ni o so ẹ̀kọ́ bí a ṣe ń gbàwẹ̀ ni pé èyí ó fi li gbogbo àsìkò yẹn pẹ̀lú ìjọsìn Ọlọ́run Ọba so nínú kíka Qur'an ṣíṣe àwọn nawafil àwọn azkar ìmá rántí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìmá yọ sadaqat so ìmá yọ zaka nínú Ramadan náà fẹ́ni sí zaka bá jẹ́ ọ̀nà yẹ fún ibadallah gbogbo ilé ìhun ni bí yẹn sí ń gbàwẹ̀ lódodo bákanáà ibadallah so nínú àwọn nǹkan tó tún dáa òun ni pé kí àbí nínú súnnà nabi sallallahu alaihi wasallam tó sì jẹ́ ká yàtọ̀ sí àwọn al'umma tó ti síwájú òun náà ni wípé kíyàn jẹ sáàrì anábi ní ìyàtọ̀ tó wà láàrin àwẹ̀ tiwa àti àwẹ̀ àwọn tó ti síwájú wa akalatu suhur so oúnjẹ sáàrì tá ma ń jẹ so oúnjẹ sáàrì tá ma ń jẹ òun ìyàtọ̀ rẹ̀ so bákan náà anábi sallallahu alaihi wasallam ó sọ so anábi sallallahu alaihi wasallam ó sì fi albarka ọlọ́wọ́n bá fi albarka sí sáàrì sókè ẹ̀mà jíjẹ sókè ẹ̀mà jíjẹ pé ara in láìkí sáàrì ẹlòmí látara pé kò fẹ́ àwẹ̀wọ̀n òòrùn fún náà lọ títí so tó bá tún jẹ sàrí tó máa ń bànú jẹ́ pé ah so the last thing tó wọ́n máa jẹ lónìí ni so àbí first and last náà ni <coughs> so yóò tún máa bànú jẹ́ pé ah so ní pé first and last tó wọ́n ó jẹ fún tó ní ní o so nígbà tó ti jẹ́ first and last yìí òun ò ní ni so òun ó mọ bó ó ṣe sùn òun ó sùn so wọ́n nú ọ̀sán lọ díẹ̀ so kó fẹ́ já sọ́sán so that iya wọn ó fi lè dúkù fún òun ìyà ló ráwẹ̀ sí lọ́dọ̀ ara rẹ̀ Ibadallah eléyìí ò ṣetán láti gba àwẹ̀ o so eléyìí ebi leléyìí ń parẹ̀ mọ́dé so Ibadallah ara kíyàn jẹ́ sáàrì so tó dípé nínú àwẹ̀ ìjọsìn náà ní sàárì náà fúnra ẹ̀dá so yẹn dẹ̀ fẹ́ gádà ìjọsìn bó ṣe pọ̀ jù ní ó wá rí Kùránì ṣe ọlọ́lọ́wọ́ ọba náà tí ó tún wá fẹ́ jẹ sàárì dákùn ìjọsìn wo ló wá ń ṣe nínú àwẹ̀ náà so kódà kó jẹ́ pé kéèyàn jẹ dàbínù ni àbí nǹkan àbí wọn ó gbówó bọ́kì bá body systems mímú sẹ́wọ̀n pẹ́lú mi wà bẹ́ẹ̀ bẹ́yà wọn sí alágbára ní máa ń ṣe tó bí kíyàn máa làpátá máa àwọn ṣẹ́ so tó bá jẹun láàárọ̀ rẹ̀ wò pé àà ah, so wọn ò ní rí sẹ́sẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kíyàn má pa súnnà nabi sallallahu alaihi wasallam tí ó kíyàn nífẹ̀ẹ́ súnnà nabi sallallahu alaihi wasallam jẹ́dẹ́ bínú jẹ nǹkan tí ó fúyẹ́ tí ò ní fún ikùnrin wàhálà púpọ̀ so bákanáà ibadallah nínú tó ṣe pàtàkì kíyàn gúlọ́mà tó sì ṣe pé eléyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò mọ̀ òun náà ni wípé Ramadan ó bùkátà kíyàn láníyàn fún un specifically o ó bùkátà kíyàn ní àníyàn pé wọ́n fẹ́ gba Ramadan specifically kákó sàlàyé kí là ń pè ní àníyàn náà ibadallah àníyàn kọ́ ni nawaitu o ibadallah nawaitu fardhu ara òun kọ́ láníyàn àdádálẹ̀ lélẹ́yìn ìbádàlá in tán pè láníyàn ọkàn ló wà ẹ máa wo àwọn èèyàn bá sí máa ń fẹ̀sìn Ọlọ́run bá ṣeré tẹ bá ń bá wọn sọ̀rọ̀ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí wọ́n ni àníyàn ló já àfáà Ọlọ́run ló mẹ́ni ń sí hun so gbogbo tó mọ̀ sọ ni that same people tó bá dínú àwẹ̀ tẹ ẹwọ ìfẹ́ inú nìyà ìbádàlá tíyàn bá ti ń yí <coughs> tíyàn bá ti ń yí àwọn príncipù padà lónìí lọ́la so ìfẹ́ inú nìyà ìbádàlá so annabi sallallahu alaihi wasallam sọ nínú hadithi hafsa annabi ni mallam yubayyiti siyama qabla alfajiri ẹni tí ó bá láníyàn àwẹ̀ síwájú alfajiri alfajari fala so ẹniyàn ò láwẹ̀ o so ẹniyàn kò láwẹ̀ bákan náà Nabi sallallahu alaihi wasallam tún sọ ní pé la siyama liman lam yufriduhu aw liman lam yafriduhu min al-layl kò sáwẹ̀ fẹ́ni tí ò bá láníyàn yẹn látòru o kò sáwẹ̀ fún ẹni tí ò bá ní àníyàn yẹn látòru so fún Ramadanu ṣe ráwẹ̀ náfílà àwọn iná fílà lè yẹn lè fẹ́ gbà tó yẹ pé kódà èyàn lè bẹ̀rẹ̀ èyàn lè mọ́lá níyàn látòrú torí pé a nínú hadithi Aisha tánàbí sallallahu alaihi wasallam bá kan wọlé so tánàbí sallallahu alaihi wasallam bá wọlé anábí orin kí ló wà tó ń ó jẹ wọ́n ní kò sí kankan lé àmìtọ́ ọdá so àwẹ̀ náà fílà lélẹ̀ ilẹ̀ yìí àníyàn fún àmá àwẹ́ ọ̀rẹ́ èèyàn èèyàn búrọ̀ tí láníyàn látòrú àníyàn yìí sì ṣe nà wéjù so àníyàn nǹkan tó wà lọ́kàn ni pé ókè mo fẹ́ gbàwẹ̀ so wọ́n túnmọ̀ pé gbogbo ọjọ́ kọ̀ọ̀kan lè yóò mọ́ láníyàn rẹ̀ àwọn àfáà sọ bẹ́ẹ̀ àmá ni wípé téèyàn bá ti láníyàn pé 30 days mo fẹ́ gbà lọ ni lópin ìgbà travel wá ìyẹn yóò tún ní láti tún àníyàn dà àníyàn ṣe pàtàkì gan ìbáraláà ọ̀ so tẹ́yàn bá ti dáadì first day pé 30 ah, days mo fẹ́ gbà tó bá ti ní láníyàn kò ní ìdíkẹ́yàn sọ níbẹ̀ nàwẹ́ ìtù rárá àdádálẹ̀ ní àìbáraláà pẹ̀lú gbogbo ẹnu lèyàn fi sọ àìbáraláà ó sì dáyàn lójú bẹ́ẹ̀ lọ́dọ̀ tí é lọ́dọ̀ ọlọ́run ọba àdádálẹ̀ ni kí ẹ má ṣe ẹ gbogbo ayé ń ṣe kí ló kàn wọ́n pẹ̀lú gbogbo ayé ọlọ́wọ́ bá ní wà in tó tẹ́ akthara man fil ard tó bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórílẹ̀ yudilluka an sabilillah wọ́n sí ọlọ́nà kó lójú ọ̀nà ọlọ́wọ́ bá o so kí ló kàn Ànábì ń sùn kan fún ọ gbogbo ayé kí ló kàn pẹ̀lú gbogbo ayé Ànábì ò sìn kan gbogbo ayé ń ṣe kí ló kàn pẹ̀lú ẹ̀ olùpọ̀ ọ̀nà ọlọ́ ó wà ń bẹ̀ ká Ànábì ibadallah so tí èèyàn bá dẹ̀ níyàn pé gbogbo 30 dè sí bí Ramadan bá ìpé 30 so ní pé a ah, mo fẹ́ gbà so tó bá ti daniel lọ́jọ́ alákọ̀ọ́kọ́ yẹn so àwọn àfáà ló ti tó lókùngbà tí kò bá ti pé nǹkan kan lọ lálàá ní pé abúyà ah, kò wá gbàwẹ̀ máa àti time so gẹ́ bá ti sọ ọkàn lèyàn fi ń daniel wọ̀ so ṣe táwọn ń sọ ní pé ẹni tó ń bá lọ sùn gbàgbé tó wá lọ jí sàárọ̀ àwẹ̀ kí ni ìdájọ́ bí nísìn bóyá nù kádàrà Ọlọ́run Ọba nù tó bá wù Ọlọ́run bóyá káwẹ̀ jẹ́ Saturday àbí káwẹ̀ jẹ́ Sunday so káwẹ̀ lọ bọ́ sí pé ókè Sunday ni ó bẹ̀rẹ̀ so nínú tó bá wọ́ Ọlọ́run bá ní o so eléyà ti sọ fún wa náà jẹjọ so ní pé in tá a máa ń sẹ́rí padà sí èyí táwọn olórí bá sọ ni so èyí táwọn olórí bá sọ pé ókè àrósù àrósù ibi

tó bá pamọ́ sí fàkọ̀dúrù là nínú àwọn ọ̀túnmọ̀ tó fún fàkọ̀dúrù ní pé ẹwà lè ẹwà lè pé kíyàn wọ́n nǹkan kò tí ìgọ́mọ̀ lórí eléyìí kò tí ìpamọ́ fẹ́ lómi ẹlòmí tí wọ́n kalẹ̀ tàbátí ẹ̀ sọ pé àlàyé yẹn correct ni ò wẹ́ra sàlàyé gẹ̀yẹn gan ò correct pé à ní pé in tó túnmọ̀ ní pé kíyàn wá wọ́n ara sànẹ́bí ti sàlàyé gbogbo ẹ̀ kíyàn rí kíyàn rí tí ẹ̀ bá ti rósù ẹ̀yàn bẹ̀rẹ̀ àwẹ̀ àbí tán bá fún yàn ní òrùpán ti rí so nítorí náà ibadallah ẹni tó bá wá jí ń bí ní sí òun lọ sùn ó sùn so lálẹ́ Saturday ìgbà tí ó jí sí la ilaha illallah kìí ṣe bó sí ẹkí musulmi máa jí ní ọ̀rọ̀ ibadallah musulmi gbọ́dọ̀ máa ka alfajir kìní yìí intanẹ́bì sallallahu alaihi wasallam sọ nípa pé kíyàn máa láníyàn látòrú fún àwọn àwẹ̀ tó jẹ́ ọ̀ranyàn yìí kò lè fóòrù torí pé yóò jí fásùbá <clears throat> yóò jí fásùbá tó sì súnmọ́ ni pé kásìbá tó tó ní ó ti jí abẹ́ ìtàsí mùsùlùmí tó bá ti ẹ̀ka ẹ̀sìn Ọlọ́run bá kún kò ní fi gbogbo ara sùn bó bá fẹ́ fi gbogbo ara sùn ẹwà àwọn òbí rere nínú àwọn nǹkan tẹ́yàn ń kọ́ lára àwọn mọ̀mọ́ ò wá fà láàmù sí báyìí pé à kó lè jíwa <clears throat> wọ́n wà tún fà láàmù sí bọ́n ṣe bàbàrà ẹ̀sìn ọlọ́wọ́ bá nìyẹn pẹ̀lú bímọ̀ tún ṣe kéré so yẹ bára lọ so kó láì á ń bèèrè tàṣí ẹni tó bá ti ẹ̀tún wá bàbàrà ẹ̀sìn ọlọ́wọ́ bá gẹ so ìbára lọ àti pé àyàfi tó bá padà jẹ́ bóyá wọn ò tètè announce àbí kò tètè mọ̀ ala kulli hal tó bá wá tí ẹ̀ wá ṣẹlẹ̀ pé tọ́ bóyó gbàgbé ká ní bóyó gbàgbé torí pé kò yẹ kí mùsùlùmí máa sùn kó má kí ìrun àsùbá kò sínú wa mùsùlùmí ìrun alákọ̀ọ́kọ́ ló jọ náà tọ́lọ́wọ́ bó fi fàlùbáríkà sí gbé sí ayé èèyàn gbogbo dúkìá gbogbo ọ̀rọ̀ ń ṣe káràkátà ẹlòmí yóò wá ṣe wàhálà yóò ṣe wàhálà yóò ṣe wàhálà yóò wá kójọ yóò wá lóhun orí kójọ ibòdìwọ́n náà fásùbá sí ẹlòmí ni kódà ah, in tó ń gbà hundreds of thousands ló ń gbà ló ń gbà lóṣù àmọ́ kódà ẹni tí ń gbà tí ó gbà tó ń gbà tí ó gbà ìdajì tó ń gbà gan ìráyé gbé dáadáa jòun lọ ọlọ́wọ́ bá ní wa man a'rada an dhikri ẹni tó bá gúnrí kò ní bí ìrántí mi fa inna lahu ma'ishatan danka ayé rí ó fún pínpín ọlọ́wọ́ bá ló sọ bẹ́ẹ̀ ibadallah so èyí ò fi tọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ so abi ago méje náà àbólọ́jí ago méje ká má fagún púpọ̀ so wọ́n ò pé àà ah, òun ò láníyàn lóru òun ò láníyàn lóru òun ò tí ẹ mọ̀ kankan òun ò mọ̀ kí ni irú ẹni báyìí ó ṣe so ibadallah àwọn olùmọ̀ sọ pé òun náà ó ṣe bí wà kó òun gbàwẹ̀ òun náà ń pè ní imsak òun náà kóra dúnbí jíjẹ yóò kóra dúnbí múmú kò ní ṣe gbogbo nǹkan tó tí òun náà ó jìnà sí gbogbo nǹkan tàláwẹ̀ gbọ́dọ̀ jìnà sí òun náà ó jìnà sí àmọ́ tó bá wá dẹ́yìn Ramadan yóò wá san padà bí àníyàn ṣe ṣe pàtàkì tó níyàn ibadallah kò lẹ́sẹ̀ àmọ́ kó ṣe ìmìsáàkì tó bá wá dẹ́yìn Ramadan yóò wá san padà so ẹwọ bá níyàn yẹ ṣe ṣe pàtàkì tó kó láwọn àfáà jiyàn pé àwọn tí wọ́n ń wé àníyàn jáde sánsì láníyàn tóótọ́ ìbádọ̀lá àwọn àfáà ní àníyàn wọlé o ẹwà ìnájì tàníyàn ò bá wọlé fún sẹ́ ìbádọ̀lá tàníyàn ò bá wọlé fún sẹ́ torí pé anẹ́bí sallallahu alaihi wasallam sọ pé man amila amalan laysa so tàníyàn ò bá wọlé so bóò ní sẹ́yìn lè fẹ́ so ìbádọ̀lá ìlànìyàn ṣe pàtàkì o àwọn àdájọ́ tó sì ní ṣe pẹ̀lú rẹ̀ nìyẹn So ti dá sókèyàn ti dá before èyàn ó dá ti gbogbo 30 days yẹn lóru ní ẹ̀nà so lóru ọjọ́ alákọ̀ọ́kọ́ èyàn ó dá gbogbo ti 30 days yẹn pé tọ́ ọlọ́run mo fẹ́ gba gbogbo 30 days yìí nínú Ramadan tàní yìí ṣe nǹkan tó lọ fà lọ títí báhùn ojoojúmọ́ seconds kọ̀ọ̀kan lè yán rò nǹkan so seconds èyàn kàn ní láti serious sí pé ok mo, mo láníyàn pé mo fẹ́ ṣe nǹkan báyìí kò sẹ́ni tí ó ṣe nǹkan kan àyàfi kó ṣe pé àníyàn kan wà lẹ́yìn nǹkan tó fẹ́ ṣe so ibadallah ilé ìjẹbù sí jẹ́ lábàlá níyàn ibadallah iná ẹwọ bá wọn dájọ́ yìí ṣe ṣe pàtàkì tó ẹwọ bí ó ṣe bó ṣe sọ̀nà ẹ̀ tó ká gbọ́yé ẹwọ tó gbà tó nínú àsìkò wa ibadallah so ibadallah ọ̀rọ̀ àwọn nǹkan tó náà bá ṣe lọ́nà yẹn yẹn fi ṣe awẹ́wà ò èyàn ma ń wá ma ń parẹ ni èyàn ma ń wá ma bó ṣe jẹ́ kódà àpẹẹrẹ pé èyàn bá bàrá ń tọ́lọ́wọ́ bá ń sọ nìyẹn ibadallah kátún wo wákẹ náà nínú àwọn nǹkan tó ṣe so nínú oṣù Ramadan so òun náà ni wípé tẹ́yàn bá ti wá bẹ̀rẹ̀ sí gbáwẹ̀ kíyàn jìnà sí àwọn nǹkan tí ó jáyàn láwẹ̀ ibadallah kí wà láwọn nǹkan tí ó jáwà láwẹ̀ ibadallah insha Allah ta'ala nínú khutba tí ó ma wá a masalaye àwọn nǹkan ìfúnra insha Allah ta'ala قال الله سبحانه وتعالى وجيك رمضان هناك بولاي بارك الله لي ولكم في القرآن الكريم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد Allah Ramadan will soon enter upon us the month that we have been waiting for another month of forgiveness another month of mercy another month of piety another month of freedom from hellfire Ibad Allah, are we truly ready to receive this month to welcome it to observe it as it should be observed and to pay attention in it and to strive to worship Allah subhanahu wa ta'ala in it because ibad Allah the Prophet sallallahu alaihi wasallam said some people will be fasting some people will be fasting and they will not have from their fast except that they are, they are only they are only going through hunger and thirst ibad Allah so ibad Allah and that is the situation of many people today that during the time of Ramadan, they do not busy themselves with ibadat. So they do not busy themselves with taqarubat to Allah subhanahu wa ta'ala. Rather, they are all day, they use it in watching, uh, watching movies. They watch movies throughout. They have loaded their channels, subhanallah. I'm even talking about channels. People do not even watch TV much again today. They have loaded their phones, they have downloaded it. They have loaded their phones with movies, series of movies. Go and delete all of it for the sake of Allah. Go and delete all of it with good intention, and Allah subhanahu wa ta'ala will hate you. If you strive towards Allah subhanahu wa ta'ala, Allah will hate you. And Allah subhanahu wa ta'ala will support you and He will strengthen you. But if you are still you are still repeating Ramadan with the intention that no, you want to find something to fill the day. Fill the day with the worship of Allah. filled the day with tilawa of the Quran Allah, a person can do i'tikaf from the middle of from the beginning of Ramadan if you believe I'm not, I'm not, I will not be able to focus at home why not dedicate all of your Ramadan to Allah subhanahu wa ta'ala about Allah or spending most of your time in the masjid spending most of your time remembering Allah what are you doing what are you still doing in assemblies in the month of Ramadan assemblies about Allah assemblies and non-beneficial gatherings Allah, where the same thing you are doing before Ramadan is the same thing you are doing in the month of Ramadan then how has Ramadan changed you how have you prepared for it how have you welcomed it how have you observed it when Allah subhanahu wa ta'ala asks you about it on the day of judgment what are you going to say Well, Allah was playing in assemblies discussing politics in assembly discussing politics in the house of Allah during the month of Ramadan. This, this was how I spent my Ramadan. Ittaqullaha ya ibadallah. Fear Allah subhanahu wa ta'ala. Fear that day you are going to be in your grave. And Allah subhanahu wa ta'ala is going to either have mercy on you or punish you with what you have uh, put forward. ask Allah subhanahu wa ta'ala to make us from the muttaqoon. اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا يسرته لنا وقضيته لنا يا رب العالمين اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم تقبل منا صيامنا في رمضان اللهم تقبل منا صيامنا في رمضان اللهم تقبل منا صيامنا في رمضان اللهم اجعلنا ممن تعتق رقابهم من النار اللهم اعتق رقابنا من النار بهذا رمضان اللهم اعتق رقابنا من النار بهذا رمضان اللهم تقبلنا يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان اللهم انصر ولاة أمورنا اللهم اهدينا البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله ونيو جو فرايدين nínú àwọn súnnà ọjọ́ friday ní kí ẹ máa fi àsàlátù ránṣẹ́ sí annabi sallallahu alaihi wasallam so kí ẹ máa sí ní gbogbo bà kí ẹ má gbàgbé rẹ̀ nígbà wallahu alam qumu ila salatikum yarhamukumullah